بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدب فو الله سبحانه وتعالى أدتو عليكم في هاتف فهو محمد صلى الله عليه وسلم أنشي على يني أنا إن شاء الله نقع الشرك في عبادة الله تعالى pẹ̀lú Allah subhanahu wa ta'ala àti ma gbé ẹ̀tọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún àwọn ẹlòmí tí wọ́n yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala kò sí nǹkan tí ó bá wù kó jẹ́ yálà òjíṣẹ́ Ọlọ́run ni yálà àwọn màláíkà ni yálà àwọn àlìjẹ̀nú ni káti ẹ̀tọ́ wá sọ èyàn tí bá ń gbé tí ẹ fún Abdulkadir Al-Jailani àbí Ahmad Tijani àbí Ibrahim Niyas àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí àwọn yamma ń jọ́sìn Allah lè ní táwọn èèyàn ma ń pè èyàn tó bá mọ́ sí ogun bẹ́ẹ̀ kó yà gbọ́ àlàyé yìí wọ́n ni kí nìdí ta fi ní pé kí ní ẹbọ ni Ọlọ́hun ni innahu àbí kí nìdí tí ẹbọ fi léwu gangan káwọ́kọ́ wa ma'wahu nar ibi tẹ́ni yóò padà sẹ́rí sí inú náà ni wà má lè zọ́ọ̀lì mìíràn min ansar àwọn alábòsí èyàn ni ń wà ní ní odò lọ́wọ́ kankan ọlọ́bà tún sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha dájúdájú ọlọ́wọ̀bọ̀ kí n foríjì kíyàn sí ẹbọ pẹ̀lú rẹ̀ àmọ́ mọ́ ń ẹnikẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run bá wọn onítọ̀n ti dáadáa payọrọ tó tóbi iftarọ ó fabricate ifman aziman ẹ̀ṣẹ̀ tó lágbára lóhun fúnra rẹ̀ ọlọ́tún sọ bó mi pé wa man yushrik billah faqad dalla dalalan ba'idan ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run bá wọn ó ti nù ó ti sọnù so ni fashirku huwa akhtaru anwa'i biddati wa huwa an ya'buda ghayra Allah bi ayi naw'in min anwa'i al-ibadat chari ẹbọ tẹ́ wọ́n yẹ̀wò òun ni ife ń léwu jù nínú àwọn onírìnrìn nǹkan tí ma ń sọ́yẹ̀ di kèfèrí òun náà dẹ̀ ni pé kíyàn gbé yìí owó nínú àwọn orísìírísìí ìjọsìn àwọn ìrìnrìn ìjọsìn kíyàn agbé fún ẹlòmídẹ́yìn Allah بالدعاء بالذبح بالنذر بالاستغاثة بالاستعانة فيما لا يقدر عليه إلا الله عز وجل bóyá kí ẹ ma pè ẹlòmídẹ̀ kí ẹ ma dùn kan fẹ́lòmídẹ̀ yà Allah ni kí ẹ ma pè ẹlòmídẹ̀ yà Allah ni kí ẹ ma ní ya Rasulallah khud biyadi wa tadarukani wa anta abi kí ẹ ma ní ìwò òjísí ọlọ́run lábẹ́ lọ́wọ́ mú ìwò òjísí ọlọ́ọ̀bá ọ̀lẹ́mílọ́wọ́ Abdul Qadir Jilani la tansani ya umar khayri la tansani mo ń pè wọ lágbájá lágbájá dákùn má mi mi àbí bi ẹ mọ̀ pé àwọn ibadallah rijalallah a'inuna bi mo ń pè yìn ibadallah ẹ̀yẹ̀wú sí ọlọ́wọ́ bá ẹ̀yin rijalallah ẹ̀yin ìwọlé ikọ́ látórí tí ìkan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbajúmọ̀ láwùjọ tí wọ́n dẹ̀ jẹ́ àwọn tí wọ́n láwọn pèpè táwọn náà sọ ọ̀rọ̀ tó lágbára tán sọ pé Jilani waqif alayya ya mawla ratabi al-ulya sheikh ya bahril ma'ali anta sultanu biljali anta sultanu wa ahmini maitan wa hayyan ẹwọ́n tẹ́lẹ̀ yìí sọ ẹni ó ní mú pé ìwọ Jilani Abdulqadir Jilani dákùn ṣàánú mi mú pé ìwọ Jilani dákùn ṣàánú mi ìwọ ọ̀gá gbogbo tí fi ń ga jù ìwọ mú pé ìwọ ṣéwù mi ìwọ tó ṣe pé ó do ọlá ní ọ ìwọ gangan ní ọba gbogbo àwọn èèyàn sultanu rijal gbogbo ẹ̀dá tí bá ń bẹ láyé ìwọ wọn ìwọ gangan lórí gbogbo wọn ó ní wà pẹ̀lú mi fakun ma'i fi kulli hali wà pẹ̀lú mi ní gbogbo ibi gbogbo ipò púpọ̀ tí ó bá wùkẹ́ wà gbogbo àyẹ̀káyẹ̀ tí ó bá wùkẹ́ wà gbogbo bí tí ń bá wà ìwọ Jilani dákun mọ́ fi mí lẹ́gbà kankan wà pẹ̀lú mi sẹ́mìyàn tán pé Abdul Qadir al-Jilani tán ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ tán ti kú ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ó ní kún mẹ́rin fi kulli hali wà pẹ̀lú mi ní gbogbo hálù mi wà áhmìnì maitan wà hayya wà ma dábòbò mi yálà tí mo bá ti kú ni àbí tí má tún wà láyé ẹ ìmájì tí bá tún kú a ní ìtúnlẹ́lù mi sẹ wòjì ìlànà tún ní sẹ mo wà láyé ni ìwòjì ìlànà ni ìbọ́ lábáfọ́ ní pé famadha abqaytum lillah ẹ̀yin tẹ́ mọ́ ń tí ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba tẹ́ mọ́ ń pè àwọn olùmí dẹ̀yìn Ọlọ́run Ọba kí nìkan tẹ́ ṣẹ́kù fọ́lọ́run Ọba ní nínú rububiyya ni nínú uluhiyya ni nínú asma'u wa sifati ni kí ni nǹkan tó kù fọ́lọ́run Ọba ní ìsìnbà ìwọ ní gbogbo hálù tí ẹ Jilani yóò mọ́ sọ káàkiri Jilani ló gbìdọ̀ mọ́ wà jẹ́ yóò yà ní suratul ọlọ́ni wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamah wa hum an du'a'ihim ghafilun fa idha hushira an-nasu qalu kanu lahum a'da'an wa idha hushira an-nasu kanu lahum a'da'an wa kanu bi'ibadatihim kafirin ọlọ́ni ta ló sọnù jù tí bá ń ṣe tí ń pè ní dẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala

tẹ bá ti dákọ àfáàkan ogun ọ̀fọ́dì orí ẹmú ní o wọ́n tún fi kọrin fún akọrin kọrin kọrin ọlọ́run ma dúró tó ń kọrin wọ́n náà sí ń kọrin sí ń lọ́wọ́ di fóònù mú o gbórin ó sì ń pó ókọ yẹ òsì fún ó lè ń gbọ́ mẹ́

àti gbogbo àwọn èyí tí ó bá wùkó máa pè nínú àwọn àwọn tájá wọn ọ̀rọ̀ wá fi bí sufiya gẹ́gẹ́ bí albadawi ahmad albadawi kana rafidiyan sufiyan batiniyan gbogbo onírin ìrìn ẹbọ lókó sí tẹ́ ìwọ tó ń pè àwọn eléyìn kọ́ ọlọ́run ní ẹjọ́ di ọ̀tá ní yamal kiyama wọ́n dẹ̀ ṣe kèfèrí pẹ̀lú ìbádà tẹ́sí fún wọn ẹ̀dẹ́kùn ẹwù nǹkan bá yífa nígbà tó bá jẹ́ pé ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam àgbọ́dọ̀ pùmọ́ ní ẹ̀yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́bá ní ọlọ́nsọ́n suratul jin kul inni la amliku lakum dọ́bùrọ̀n wala rọ́ṣàdá ànẹ́bì ma sọ fún ọwù in lágbára láti fi ara níyí in sì lágbára ìmọ̀nà fún yí bóòdù wọ́n sì wọ́n pẹ̀lú mí ní Allah subhanahu wa ìwọ ni wọ́n rínú àwọn sàábí annabi tó kéèkwé annabi rí sallallahu alaihi wasallam hayyan o mayitan nígbàtá nabi ń bẹ̀láyé ni àbí nígbàtá nabi ti kúta nígbàtá nabi wà láyé ṣe ìwọ orí náà rí wípé àbó nípa àwọn akhbar as-sahiha tó pọ̀ gẹ́ àwọn orísìírísìí àgbàwá ipé àwọn sàábí annabi wọ́n máa wá sọ́dọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam the least tí wọ́n fà nẹ́bí fún ní pé kánẹ́bí ṣe dùwà fáwọn ẹ wo ọkùnrin nínú alágbàmà gbà náà àdébí ṣe kútùbà lọ́wọ́ jọ yìí bó ṣe dé ní ẹ wọ́n sọ́dà nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ibi tánẹ́bí ti ṣe kútùbà lọ́wọ́ bó ya Rasulullah ìwò jíṣẹ́ ọlọ́wọ́ bá àwọn nǹkan wọ́n ti kú àmọ̀ wá sí gbogbo wọn ti kú annabi ṣe duwa fún wa kójú ọrọ̀ kí ni ìdí tó fi gbúra láti dúdí ìlú wọn wá sọ́dọ̀ annabi muhammad sallallahu alaihi wasallam kálẹ̀bí kò wá ní pé wa annabi dákùn ṣàánú wa annabi mọ́wọ́ wá rán àbí amọ́bọ̀ já gbọ́rọ̀gbọ́rọ̀ oníṣẹ́ ńlá muhammad ni ó gbà mí o wọ́n tún wọ́n fi ń kọrin fún yínà annabi gbà mí o ẹni tó bá gbà ọlọ́run ló gbó olúwa rẹ̀ ẹmọ wo ẹ̀rọ ẹbọ hassan nabi ni ma ń gbáyẹn ní sallallahu alaihi wasallam anabi kọ́ ni ma ń gbáyẹn ẹni yíwa ni anabi báwa sàdúwà ni ẹwùn kama anabi báwa sàdúwà anabi lójú ẹsẹ̀ mẹ́lá anabi ti ṣe dùwà sallallahu alaihi wasallam anabi ń ṣe dùwà òjò pa gbogbo kó mọ́sálásí jọ ẹni òjò yíò wá dáma odidi ọjọ́ méje lójú ṣe ó tún ègé pé àyà ah, Rasulullah ah, òjò tó ti pọ̀jú ó ó yẹ kó fẹ̀kẹ́ dóòlù ọkó ní ah, ànábì gbogbo tó bá ti ń wà ìwọ ní mọ̀ pé ó ànábì dákun ó òjò ti pọ̀jú ó ẹbá adádú bọ̀ ó ń mọ̀ yí pé ànábì sallallahu alaihi wasallam kò lè gbọ́n tó ń sọ Rasulullah Habibullah Khalilullah ànábì ní fi dájú nínú gbogbo ẹ̀dá khairul bashar a ànábì ní fi dájú wọ́n tó bá tó mẹ́kọ́ lọ dájú ànábì lọ sallallahu alaihi wasallam ànábì tí wá fi dájú ní àwárí kẹkẹnú àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam tó wá kéfì ànábì sallallahu alaihi wasallam bal ànábì tí wá ní àwọn ọ̀rọ̀ tó lé tó lé tó pọ̀ tánàbì sọ nípa ó wá pọ̀ àpẹẹrẹ wá pọ̀ báyẹn láyé ànábì nígbàtánàbì tí wá kú tán kọ́ sallallahu alaihi wa alihi wasallam injú rẹ̀ nìkan kan nínú àwọn sàábí annabi sallallahu alaihi wasallam kọwa ni o ma dùgbà wàhálà tó ṣẹlẹ̀ lẹ́yìn kú annabi ni wàhálà pọ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn kú annabi wa muhammad sallallahu alaihi wasallam nínú rẹ̀ o ni àwọn fitan tó ṣẹlẹ̀ ìtàìjẹ̀sílẹ̀ tó pọ̀ gan wàhálà pọ̀ àwọn ọ̀tá àwọn ọ̀tá ọ̀rọ̀ kíríkà madina ni ṣebí nígbà àwọn ahàlì orí dá tó jáde àwọn katọ́láwò sẹ̀sìn mọ́ wọ́n túnbẹ̀ sí mọ́ já Abubakar logun wala po to sele awon kan wala tó dá wà lálẹ̀ àwárẹ̀ nìkan kakwá ní tọ́ wọ Muhammadu ya Rasulullah òjíṣẹ́ Ọlọ́run mú ń pè ọ́ mú ń pè wọ òjíṣẹ́ Ọlọ́run mọ́wọ́ wá rẹ̀ ànábì ni ó là mí nínú ṣòro ayé àti alkiyama wallahi níjọ́ta ànábì ti kú ànábì ò mọ̀ tí ń ṣẹlẹ̀ máláyé kìwọ́n sáà nẹ́bí nìkan sallallahu alaihi wasallam gbogbo ẹ̀dá Ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ti lè kó ní stage bihi àmọ́ Ọlọ́run ti jẹ́ ó annabi náà ti jó yíwa sallallahu alaihi wa alihi wasallam tí jó yíwa yamul kiyama tí ẹba kí n ṣe bẹ́ẹ̀ ni hadithi bẹ́ẹ̀ tó lálàáfíà láti ọ̀dọ̀ annabi muhammad sallallahu alaihi wasallam ike tó bá ti dijó ìgbèrè alkiyama àwọn yóò àmọ́ mumi níbi odò àbàtà annabi muhammad sallallahu alaihi wasallam níbi haudu annabi muhammad sallallahu alaihi wasallam annabi wa rí pé àwọn màláíkà ń kọ́ wọ́n lé àwọn ẹ̀nìkan padà wọ́n mọ̀ náà wọn pé ẹ̀lẹ́mú mímbì omi tó ṣe pé tó bá lè mú o lè gbẹ̀gbẹ̀ mọ́ forever lómi yẹ ya haudu anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam anibi wa rí pé anibi ah, wa ní pé ummati ummati anabi èyàn mi níwọ̀n èyàn mi níwọ̀n anibi sallallahu alaihi wasallam malaika bẹ́ pé èyàn mi umma mi náà níwọ̀n anabi ó ní pé ọ̀ ah, o mọ́ badalu wa ghayyaru wọ́n lọ ẹ̀sẹ̀ papọ̀ wọ́n fi wọ́n so irun wájú mọ́ ti pàkọ́ níbi ẹ̀sìn wọ́n da ẹ̀sìn rú wọ́n rú ẹ̀sìn papọ̀ wọ́n lúpọ̀ wọ́n dárú badalu wa ghayyaru wọ́n change wọ́n da ẹ̀sìn rú àníbẹ̀ nípa àfàṣọ́ kan tó kọ̀dá ẹmọ́kọ́ lẹ́mọ́kọ́ lọ àwọn mẹ́lẹ́kọ̀ọ́ sọ wá náà wípé ọmọ anẹ́bì ah, ìyẹ̀mí ní gbogbo hmm, o mọ́ táwọn ilé ti dálẹ̀ lẹ́yìn ìgbà tó lọ tán o lè mọ́ tí ń ṣẹlẹ̀ mọ́ tó bá ti kú tán ló fi jẹ́ kí ìwọ̀wù tó bá ti wá ní àkídà tó wá ní kìtàbà ti súnnà ní o ní pé ẹni tó bá ti kú kò mọ̀ ẹni tó bá ti kú kò ṣe kí ni kò mọ̀ in tí bá ń ṣẹlẹ̀ mọ́ nínú sàárè tó ti wà yẹn kò mọ̀ mọ́ àṣẹ́ni ah, ah, tó wà mọ́ pẹ̀lú nígbàtá nẹ́bí ò bá wá mọ̀ sallallahu alaihi wasallam Abdul Qadir al-Jilani ni wa ma Ahmad at-Tijani ni wa ma Ibrahim Niyas ni wa ma Ahmad al-Badawi ni wa Jami Bulala ni wa ma àbí kidan tún pè obìnrin kidan gbe eh olóbìnrin ta ma gbe nínú wọn tó ṣe pé ó gbajúmọ̀ galare waga so àwọn ni nko kò possible kí wọ́n ma nígbàtà Abubakar náà kú ìjọ àbáwọn sàábé ogun kọmọ́ nípa Abubakar wà láti wá dé lẹ́gbà tó kú tán wà láti dé dákùnmọ́ gbàgbé àwọn ìyàwó ọmọ rẹ̀ àwọn ìrẹ́ bẹ́lẹ̀ o kódà jẹ́ ń because wọ́n ìfàsíkò sofo ní ìmá sí ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala oúnjẹ so ẹ jẹ́ ká wà careful so wọ́n ni fàṣírkù ókè sọ pé ẹgbọ́n kọ́ olúwa akhtar àwọn mú example bọ́ gẹ́gẹ́ bí dùá gẹ́gẹ́ bí azabhu ìmọ̀ dùn kan bí wá àwọn tí wọ́n jẹ́ àwọn kínàgbé àwọn tí wọ́n wà nínú àwọn ẹgbẹ́ àwọn orò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí wọ́n ní pé tọ̀ wọ́n dù ẹjẹ́ adaba oníwọ́ta sílẹ̀ ẹmá ti tẹ́ ẹjẹ́ adaba sílẹ̀ wọ́n fi ẹ̀jẹ̀ ẹbáyìn àbí máa fìdọ̀ tí káwọn ìlara káàkiri so tó má ti wá ṣẹlẹ̀ ìtankọ́ o ti wọnú ẹgbẹ́nu kọ́kọ́ gbà pé o ti dẹ̀lẹ̀ bọ́njọ́ ẹ̀nà ìjọ tó bá ti dùn kẹfẹ́ lómi dẹ́yìn ọlọ́ọ̀bá bóyí òfíṣe tutù ní àbó òfíṣe pèsè ní àbó fi gbẹ́ bọ́lọ́ní àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ní ìjọ tó bá ti ṣe o mọ̀ pé jọ ló ti di ẹlẹ́bọ pẹ̀lú ọlọ́ọ̀bá kí ẹ ma sọ wípé ọlọ́run àbíkẹ́ ẹ̀yẹ́ lọ síbi sàárè tọ́ ẹ̀yà fánú sàárè mo fẹ́ lọ ìrìn àjò kan lé ní tẹ́ bá sọ mi tí mo fi dé yìí sì wá pa mọ̀lú mẹ́ta sójúbọ̀ yìí bí ibi sàárè yìí bí ń kọ mọ̀lú mẹ́ta nípa síbí ẹni yìí ó ti kó sáwọn ẹbọ tó pọ̀ báyẹn nínú ẹ̀nà ni ni ni naam so ìwọ̀n ọmọ ẹbọ yẹn ó pọ̀ nínú bugda nínú bugda naam àwọn kí ní ń kọ́ o níbi tíyàn lágbára láti ṣe nílé ìyàn ọlọ́ọ̀bá wá ní ìtíyàn bá ti lágbára láti ṣe kò kí ń ṣe bọ́mọ́ ẹ lágbára ti fún mi ní 20 afẹ́ fún mi 20 naira pa ó ṣe ní wọ́n pẹ̀lú mílẹ̀ ni wọ́n ṣe kí ni nǹkan ni wọ́n sọ èyí tá ń sọ òní pé ní ìsinmi ta ló lè fún yàn lọ́mọ ta ló lè ṣe gbá sàgbó ta ló lè rọ̀jò láti sánmà gbogbo àwọn rububiyya àti uluhiyya yẹn ta lè ṣe fún yà Allah ni kó wọ́n mọ́ pẹ̀lú mílẹ̀ Allah bí kó mọ̀ pẹ̀ àwọn tí wọ́n ti kú àbáwọn tí wọ́n ò sí ń bì àwọn nǹkan tí yẹ̀ tún lè fún yẹn náà ó tún lè kó sẹ́bọ́n bẹ́ o gẹ́gẹ́ bí kó mọ̀ pé èyàn tí ò sí ní bíbí èyàn wà èyàn tẹ̀lì nínú domi báyìí ó wá ń pẹ́ nìkan tó wà ní kó ó ní pé tí ẹ bá ti pò nígbàgbọ́ pé ó lágbára láti sàánú rẹ̀ wọ́n kùnrin tó wá sọ́rọ̀ nẹ́bùsàlọ́sà láti bí tó ti wá ó mọ̀ pánà bí òdúgbọ́ because mo pa nabi onímọ̀ kọ̀kọ̀ ìwọ tó ń pè ẹ̀lá tó wà lẹ́kọ́ in tó ai ogbà kẹ́ yẹn nímọ̀ kọ̀kọ̀ ni Ọlọ́run sì ní pé alimul ghaibi wa shahada Ọlọ́run sì ní alimul ghaibi la yudhiru ala ghaibihi ahadan illa man irtada min rasulin ai fáwọn wáhayò rẹ ni fáwọn kìlì yóò fáwọn wáhayò rẹ ni ṣe báyà náà ọlọ́ni indahu wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu ọlọ́ni gbogbo kọ́kọ́rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́ba nìkan ló ní kò sẹ́ni kankan tó mọ̀ àyàfi Allah subhanahu wa ta'ala àmì Allah subhanahu wa ta'ala kò ṣe níwọ̀n fún ẹnu kọ̀kọ̀ 600 Fawzan wá ní pé tó wà nínú sàárè yastanjidu bil amwat ma wá ìkúnlọ́wọ́ àti ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn tó ti kú hadha huwa akhtar anwa'i riddati wa a'dhamuha eléyìí ni ó ní ìrìn ẹbọ tó fi lágbára jù tó dẹ̀ fi léwu jù ibi ló ti rí a ní àìmọ̀kan àwọn ni wá tẹ́lẹ̀ náà ẹ́ṣẹ̀ tí wá mọ́ sọ wípé àtúnsàlàyé tàwídì fún wa muslim ni wá tẹ́lẹ̀ o mọ́dúwà àwọn daily basis tí wọ́n kó sẹ́bọ̀ lọ́gbẹ̀ẹ́bí ẹni o mádú àwọn ìyá lọ́jà bàbá lọ́jà tó kí omi ìtajà náà ń lò a àtàwọn kùndí a àtàwọn olúgbóhùn wẹ̀wẹ̀ tíwẹ̀ kama tajà gbogbo ẹ̀kọ́ ma wá tíwẹ̀ àti tán wọ́n sílẹ̀ lẹ́ ni èyí tí nǹkan tó tó tó tó tó lórí sílẹ̀ ni èyí tán rí sínú lẹ́lẹ̀ ni mọ́ sí wá pọ̀ nìyẹ bá mú lọ nínú gbogbo ìwọ́n sì tún jòkó sóṣì kan sọ pé ẹ̀sìn láàrín ṣe rí àlórí tàwí à orúkọ oṣù àìmọ̀kan oṣù level àìmọ̀kan pé eléyìí ò dá nǹkan mọ̀ nípa ìsìn Allah subhanahu wa ta'ala wà ilá èyàn tó bá dá nǹkan tí ń ṣe mọ́wú yíò mọ̀ pé in tó kàn wá báyìí tó kàn wá báyìí kọ́ onímọ̀ sàlàyé tàwídì yìí fún àwọn èèyàn because kódà ìmọ̀ sẹ́bọ̀ yíò kọ́ nínú àwọn nǹkan tí ma ń fà ní pé ó ma ń fa ìyà Ọlọ́run ọba àti ìbínú rẹ̀ fún àwọn èèyàn ìbínú Ọlọ́run ọba ma sọ̀kalẹ̀ lé àwọn mùsùlùmí lórí a ìbínú Ọlọ́run bá mọ́ sí kí ni o a máa sọ̀kalẹ̀ lé àwọn mùsùlùmí lórí yóò di pé ìyà wa máa jẹ gbogbo wa ẹbọ nínú àwọn nǹkan tó máa ń fa ìyàjò ni because ẹbọ àbòsí ni Ọlọ́run dẹ̀ kí ń sọpọ̀ta àbòsí inna haramtu dhulma ala nafsi fàjáàlùtòhò bẹ́ẹ̀nàkún mọ̀hábùrọ̀mọ̀n fàlá tàdọ́làmù ni mo ti ṣe àbòsíléèwọ̀ fún ẹ̀mí ni mo ti ṣe àbòsíléèwọ̀ fún ẹ̀mí ara mi mo wá ṣe ní èèwọ̀ láàrin ara yín yín ẹ gbọ́dọ̀ ara yín lọ́lọ́fàájú ya pé inna ṣirka la zulmun adhim ẹbọ tẹwa ń wo àbòsí ni bọ́lọ̀ tẹ jábòsí in tó jẹ́ tọ́lọ́wọ́ba wà lọ gbé fẹ́lúmi ní ìyàn àbòsí lọ sí ohun ọlọ́ìwà kí forí jábòsí yẹ̀wò bal èyí bẹ̀rẹ̀ sí ni ma jẹ yára láti ayé ni an bí Allah subhanahu wa ta'ala kó ṣe rọrùn fẹ́ ní kọkawa a hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa shahadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh